إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار Ibadallah dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni a yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sì ni a wá ìyìn lọ́wọ́ rẹ̀ a wá àforíjì Ọlọ́run Ọba a wá àbú Ọlọ́run Ọba níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn ṣẹ́ wa dájúdájú ẹni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bá fọ́nà mẹ́ ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kan tí ó tọ́ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run bá Allah nìkan ṣoṣo mo sì ń jẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run bá ní òdíṣẹ́ Ọlọ́run bá ẹ sì gbọ́dọ̀ fi ayé ìsílẹ̀ àyàfi kẹ́ jẹ́ mùsùlùmí Allah bá tún ní mo pẹ̀yìn gbogbo ọmọ ènìyàn pátápátá ẹ páyẹ Olúwa yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí ló ti fàjáde ẹnì kejì rẹ̀ ó wá tànkà lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin tó pọ̀ ẹ bẹ̀rù bá tún ní mo pẹ̀yìn olùgbàgbọ́

èyí tí fi fi ń gúnrẹ́gẹ́ jù nínú gbogbo ọmọdá ìmọ̀nà nábíwa Muhammad sallallahu alaihi wasallam ni èyí tí wọ́n burú jáì nínú gbogbo alamari òun náà ni àdádálẹ̀ àdádálẹ̀ ní gbogbo àwọn nǹkan tuntun tuntun tí ó lẹ́rí nínú ẹ̀sìn Ọlọ́run bá gbogbo àdádálẹ̀ anu ni ó gbogbo anu sì rẹ̀yìn ma ń sọ̀yàn dèrò náà ni ibadallah fattaqullah ká gbọ́ wáàsí látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run Ọba ká gbọ́ òdodo nípa ẹ̀sìn wa èyí tá bá mọ̀ ká múlò èyí tá bá mọ̀ tán bá rán alétí rẹ̀ ká èyí tá bá sì mọ̀ rárá tẹ́lẹ̀ ká ibadallah Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn àgbà tí ìmẹ́ni oníkálùkù máa ń hàn pé àà ah, bó ṣe jẹ́ mùsùlùmí mẹ́ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń dà lọ láti lọ sọdún àwọn kèfèrí na bá wọn kópa ń bẹ̀ na bá wọn yọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ṣe pé nígbà tí wọ́n ń ṣe ọdún ọjọ́ tí wọ́n bí ọmọ Ọlọ́run Ọba fala hawla wala quwwata illa billah ọjọ́ tí wọ́n ń ṣe ọdún rẹ̀ ọjọ́ tí wọ́n bí ọmọ Ọlọ́run Ọba àwọn kan wá ń sọdún rẹ̀ musulmi náà sì bá wọn kó panú rẹ̀ wa qalu takhadha rahman walada wọ́n ní Ọlọ́hun bá lọ́mà laqad ji'tum shay'an idda àti mú nǹkan burúkú wá takadu samawatu yatafattarna min fawqihin látara ọ̀rọ̀ yìí àwọn sánmà fẹ́ yàlé wọn wọn lérí àwọn òkè sì fẹ́ wó dánudánù an da'aw lirrahmani walada nítorí pé ń sọ pé Ọlọ́run Ọba bímọ wa ma yanbaghi lirrahmani an yattakhidha walada Ọlọ́run Ọba lọ́mọ kò fìtì Ọlọ́run Ọba kó lọ́mọ so kò fìtì kò kún pípé Ọlọ́run Ọba kó lọ́mọ in gbogbo ẹni tó wà ní sama àti ilẹ̀ pátápátá gbogbo ẹrú ní wọ́n bá Ọlọ́run Ọba èyàn fẹ́ èyàn kọ́ àti tí ó gbàgbọ́ nú Ọlọ́run Ọba Ibadallah ọdún náà ti lọ ọdún àwọn kèfèrí ti lọ ọdún rọ́ ọdún ẹ̀tàn mùsùlùmí ni náà ti ṣe mùsùlùmí òun náà ó fi gí kọ́lé gbogbo wá sí kò náà wá sí kankan in tí ó ṣe náà ni ó ṣe Ibadallah ṣùgbọ́n àwọn ẹlòmí ṣe tán láti gbódòdó àwọn òmọ̀tẹ́lẹ̀ tó tọ́ òun ma ń ṣe kí wọ́n má òun sì ma ń dáná fáàmà òun kódà òun ma ń rásọ òun ma ń káàmà òun lọ́sọ́dọ̀ fàlá Christmas àmọ́gbàtẹ́ ti wá sọ́nsí a òun ti gbọ́ òun ṣetán láti yí padà ó ti gbọ́ àwọn tó ṣe pé wọ́n gbọ́rọ̀ wọ́n sì tẹ̀lé ì tó dájú nínú rẹ̀ pé ah ẹjá fi sẹ́ntímẹ́ntì lẹ̀ kí ní yíò sínú ẹ̀sìn wọn tóótọ́ ìparọ́ mọ́lọ́wọ́ bá ní ó sì gbà ń tóótọ́ àmọ́rù mùsùlùmí bẹ́ẹ̀ ó tún lè gbàtàn jẹ́ ní pé a ti fi Christmas sílẹ̀ àmẹ́yí tó jẹ́ ti gbogbo wa yá àjọ sí ni àpé mùsùlùmí mi tí ó sọ nìyẹn pé ah èmi kọ́ ní sọdún ẹ má kí mi wọ́n ti ní a má ṣe o èmi ti gbọ́rọ̀ sáwọn afá lẹ́nu wọ́n ti ní a má sọ ọdún Christmas o ìsìsẹ́ àmẹ́ èyí tó jọ jẹ́ ti gbogbo wa yí àjọ sí ni in tí mùsùlùmí mi ń sọ kí nìyẹn èwo ló jọ jẹ́ ti gbogbo yín ibadallah kò sí èyí tó jọ jẹ́ ti gbogbo yín o àti new year àti christmas ìpele kankan náà ló wà ìkaka burú jù kan lọ ni ìkaka burú jù kan lọ ni torí pé ọdún nínú ẹ̀sìn Ọlọ́run Ọba ìbádà ni ìjọsìn ni gbogbo ń tán pè ní ọdún ìjọsìn ni anábíwa muhammad sallallahu alaihi wasallam sọ nínú hadithi abu huraira anábí ni inna yawmal juma'a ọjọ́ jima ta yari yau yawmu eid ọjọ́ ọjọ́ ọjọ́ ọdún falata ja'alu taj'alu yawma eidikum yawma siyamikum ẹ má jẹ́ kó ṣe pọ́jọ́ tẹ́ ń sọdún lẹ́mọ̀ gbàwẹ́ illa an tasumu qablahu aw ba'dahu so ọlọ́wọ́ pé friday ìjọjọ́ ọdún ọlọ́wọ́ bá ní ká máa jọ́sìn fún bẹ́ ká máa bára wa sọ̀rọ̀ ká wọṣọ tó dáa ká lò tùràrí tó gúnrégé so ọdún nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọdún nínú islamu ìbádà ni nínú hadithi anas wani qadima rasulullahi sallallahu alaihi wasallam al-madinata wani òjísí ọlọ́wọ́ bá délù madina walahum yawman àwọn ará Madina lọ́jọ́ méjì o yal'abuna fihima wọ́n a máa sọ wọ́n a máa sayọ̀yọ́ ń bẹ̀ wọ́n a máa sí ń bẹ̀ nínú àwọn ọjọ́ yìí faqala ma hadhani al-yawman Ànábì wá ní àwọn ọjọ́ méjì wo ni faqalu kunna nal'abu fihima fil jahiliya Ànábì ní wọ́n sọ a máa ń sayọ̀yọ́ ń bẹ̀ nígbàtà wà ń jahiliya ni faqala rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní inna allaha ọlọ́wọ́ bá o qad abdalakum bihima khayran minhuma ọlọ́wọ́ bá ti pààrọ̀ yí tó dáa ju méjèèjì lọ fún yín yawmal adha ọjọ́ adha idul adha wa yawmal fitri àti idu ìtúnu àwẹ̀ ibadallah anábi sallallahu alaihi wasallam jẹ́ kó yé wọn ní pé ẹpá tí in tẹ́ ti ẹ ti fi jahiliya lẹ́ ẹfọ́dún jahiliya náà lẹ́ so ọdún nínú islamu ìjọsìn ni ọdún bí a bá sì wo náà gbogbo ọdún láyé ó ma ní kan ṣe pẹ̀lú ìjọsìn kan àbí pẹ̀lú àṣà kan in tó fa títí new year fi fẹ́ parí tó fi fẹ́ pamọ́fẹ́ lómi ni pé nígbàtí wọn ò directly lọ mẹ́sì kankan ṣùgbọ́n ìrọ́ ni o ó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sìn o ó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sìn kódà ó ní nǹkan ṣe pẹ̀lú òsà yàtọ̀ sí pé ó ní nǹkan ṣe pẹ̀lú òsà ó ní nǹkan ṣe pẹ̀lú àwọn àṣà alásà àṣà tí ò sínú Islam Ànábì sallallahu alaihi wasallam èyí ó máa bẹ pẹ̀lú àwọn tó nífẹ̀ẹ́ ni tó bá yẹ pé àwọn tí yẹn nífẹ̀ẹ́ òun náà làwọn tí wọ́n ń sọdún wọ́n ṣe new year àwọn tọ́lọ́wọ́ ọbó gbéyàn dìde pẹ̀lú nìyẹn Ibadallah Ọlọ́run bá ń sọ fún wa nínú al-Qur'an al-Karim Ọlọ́run bá ní walladhina la yashhaduna àwọn ibadur rahman tí wọ́n kí ń jẹ́rì sí az-zur wa idha marru bil bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wíkúwí marru kirama wọ́n kọjá ní ìkọjá àpọ́nlé ni alimamu mujahid nígbàtí wọ́n ṣe tafsira aya yìí wọ́n ní innaha a'yadul mushrikin wọ́n ní tí wọ́n gbà lérò ń bí òun ni ọdún àwọn ẹlẹ́bọ náà pè ní azur bákaná arwabi ibn anas àwọn náà sọ nǹkan tó jọ mọ́bẹ̀ abu ya'la àwọn náà sọ bẹ́ẹ̀ ad àwọn náà sọ bẹ́ẹ̀ ibn sirin wá azúr huwa sha'anin in tán pè ní azúr òun ni asha'anin asha'anin ni sam sunday wọ́n sunday tó síwájú easter òun náà pè ní asha'anin tí wọ́n ma ń sayẹyẹ rẹ̀ nígbà yẹn dáadáa kó tó wá di pé easter agbà mọ́ lọ́wọ́ so wọ́n ma ń gan ju easter lọ dáadáa so <clears throat> ni àwọn azúrù ní àwọn ọdún tó máa ń ṣe so ibadallah ó gbòrò àwọn ọdún báyìí mùsùlùmí ò gbọ́dọ̀ máa bá wọn kópa ń bẹ̀wò kò gbọ́dọ̀ sí pé a ti gbọ́ ti Christmas a ti gbọ́ ọdún wọn ni àmọ́ èyí tó jẹ́ ti gbogbo wa yájọ sí ni ibadallah kódà ó tún sọ àwọn mùsùlùmí mi débi pé àdúrà bẹ̀rẹ̀ ọdún ẹlòmí máa ń ṣe àdúrà bẹ̀rẹ̀ ọdún pé àfáà mo fẹ́ kẹ́ wá bá mi ṣe àwọn àdúrà bẹ̀rẹ̀ ọdún lé mi so òun náà sì mọ̀ nǹkan ó yọ so yóò wà kọ́ àmà lẹ́yìn kálọ̀ máa sàdọ́ àbẹ̀rẹ̀ ọdún Umar radiyallahu anhu ó sọ pé iyyakum wa ratanatil a'ajimi ó dọwọ́ yín pẹ̀lú àwọn ahá àwọn tí è ṣe lárúbá wa an àti kẹ́ ẹ máa wọlé ti àwọn ẹlẹ́bọ lọ́jọ́ tí wọ́n bá ń ṣe ọdún wọn fi kana isihim nínú chọ́ọ̀chì wọn kọ́lá mùsùlùmí ó tún lọ chọ́ọ̀chì wọ́n tún ẹ̀tẹ́ bá orísìírísìí lè yóò mọ́ rí wọ́n tún yà wọn mí pé ah, àwọn mùsùlùmí wọ́n tún wọ́n embrace wọ́n embrace Christmas la hawla wala illa billah wọ́n embrace ọjọ́ tán ni wọ́n bí ọmọ Ọlọ́run so anabi sallallahu alaihi wasallam ó ti anabi ti sole fún wa anabi ní latattabi'unna sanana man kana qablakum anabi ní ipasẹ̀ àwọn tó síwájú yín náà lẹ tẹ̀lé anabi ń sole yìí láti fi kìlọ̀ fún wa ní o ní pé ipasẹ̀ àwọn tó síwájú yín náà lẹ tẹ̀lé shibron bi shibron wa gbogbo ẹsẹ̀ tán bá gbélẹ̀ inú ó gbé wa dhira'an bi dhira' ìgúnpá gbogbo bá ṣe gùn tó bá má ṣe sé náà lẹ́yìn náà ó sì ṣe hatta law salaku hujra dabbin kódà tó bá yẹ pé wọ́n wọnú kòtò ọmọlé lásàlàktumuhu ẹ̀yin náà wọnú kòtò ọmọlé nínú riwaya mi ànábì ní kódà tó bá ṣe pé ìkannú wọn bá yà rẹ̀ sùn la hawla wala quwwata illa billah òjíṣẹ́ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ wá yẹ pé ìkan bá yà rẹ̀ sùn lẹ́gbẹ̀ẹ́ títì ẹ́ra wọn mùsùlùmí náà tó yẹ pé látara pé ń ṣe yẹ̀wọ̀n náà dẹ̀ sí ibadallah ẹ wo bí tó bá wà dé báyìí ó wá di fáwọn ọmọ ń gbàgbé yìí tí ń jẹ́ Islam ẹlòmí àwọn ọmọ mi wọn ò bìkítà tí ń jẹ́ ọdún má Idul Adha ni Idul Fitri ni wọn ò lálì rẹ̀ ṣùkọ́dà ẹlòmí igun òní ṣe oye kò sí ọdún kankan lending of the year ní tó wà ń bẹ òsà Janus ìkánná àwọn òsà tí wọ́n ń bọ ìkánná àwọn òsà tán máa pùsẹ́ rí gbogbo àwọn ọdún àwọn oṣù tán gbé kalẹ̀ yẹn January ní February ní ó kọ àwọn òsà ní o ìkánná àwọn òsà tán pè ní Janus òun náà máa ń celebrate ẹ̀ lásìkò yìí òun náà máa ń celebrate ẹ̀ lásìkò yìí ní bẹ̀rẹ̀ so òun ni wọ́n ṣe kíni òun ni wọ́n ló lárẹ̀lárẹ̀ ilẹ̀ sẹ́kùdò sí ṣùgbọ́n ayé secularism ti gbalẹ̀ nípé ká yẹ́sìn kó nú equation nípé kò sí tí ń jẹ́sìn má so nígbàtí ò ti fẹ́ sí tí ń jẹ́sìn má ẹ tí wọ́n fẹ́ gbẹ̀sìn láyè má so wọ́n wá ń pa àwọn nǹkan tó fi ń jọ ẹ̀sìn yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó kàn wá dàbí ìgbà kọ́kàn ń sàsà lásán bọ́ irọ́ ni o ìbádọ́lá irọ́ ni o ìpìlẹ̀ rẹ̀ bọ́ ni wọ́n wá lè mùsùlùmí mi láti bèèrè pé a ọmọ tí mi nígbà ọdún Eidul Adha náà kódà ọ̀gá mi máa ń fún mi bónọ́sì a tún fún mi ní bónọ́sì yóò tún fún mi ní kílòkọ́ rẹ̀ salamoni oye so wani wọ́n bí al-Imam Ibn Qayyim ta'ala wani inna ahlal kitab wọ́n láwọn ahlul kitabu yuhanni'unana bí àyádìna wọ́n ma ń kí wa nígbà àwọn ọdún wa fàkẹ́ ìfàlánù ha ní ohun kí lé tàwò ní kí wọn bí àyádìhìm nígbàtán bá ń sọ́nù tí wọn mu'amalatan bil mithli kákan se tí wọ́n ṣe padà ọlọ́run bá ní fàyíyàhù yìí tún oye ọmọmọ́lá tí ìkanú àwọn tí tó jẹ́ olójú kòkòrò dáwà se fáwọn kèfèrí nínú 365 days tó wà ní ọdún òjò tó wà lọ jẹrẹsì tó jẹ chíkìnì kan ló wá ní pé òjò òun ló máa ń rí dáwà ṣe fún wa èyàn ti mọ̀ pé alátẹnujẹ lélẹ̀ sílẹ̀ yóò máa ti ń so wọ́n ni àwọn ní kílẹ̀ tàwà náà ní kí wọn fọ́dún wa àwọn náà máa ń kí wa ẹjá dédé eh, dọ́gbandọ́gba ara o wani ni alimọ́jọ́ sọ pé ina ne bi a ayadina táwọn bá ń kíwa nígbàtà bá ń sọdún fala yajuzu an nuhanni'ahum kò tọ́kawa yìí kíwọn bí a ayadihim nígbàtà wọn bá ń sọdún tí wọn yàwọn eh, gbogbo right ẹ̀káwọn náà ní right lórí wá nìyẹn ara o ayé fi ń wọn kódà ẹlòmí ẹfẹ́ kẹ́ sọ pé ẹ ní pé ẹ̀sìn Islam lẹ̀sìn òdodo ẹ̀sìn mí pé religion gbogbo akànjá ancestion ara o so wọ́n ní tó bá kí wa fún ọdún tiwa wọ́n ní kò tọ́káwà yìí kí wọn li wujudil fariq torí pé ìyàtọ̀ wà aláwọ̀kọ́ àwọ́kọ́rọ̀ ní láníkíwọ́n kí wọn bí wọn ò kíwà kò dígàkà lára wa àìdúró dédé lórí àsìtí wọn ló jẹ́ kí wọ́n máa kíwà Ibadallah àwọn kèfèrí kórìíra mùsùlùmí fa àwọn mùsùlùmí ni ọmọ tí wọ́n ń ṣe àwọn kèfèrí kórìíra mùsùlùmí fa torí tí kèfèrí bá dó lórí ẹ̀sìn rẹ̀ tó bá dó lórí ẹ̀sìn tí ń púrọ́ sin náà ọba ìkórìíra tó máa ní kódà ẹlòmí è dáhùn sálámà nínú wọn kí ni pòhun kò fẹ́ rápẹẹrẹ pé nǹkan kan tó jẹ́ ìsìlámù kó fi lọ̀un rárá ẹ wo mùsùlùmí mùsùlùmí tó wà lẹ́rẹ́ ẹ̀sìn òdodo ẹ̀sìn Ọlọ́run Ọba gbogbo ẹ̀sìn lòun ti ráláre ó ti ní lísì àwọn tí ó send the new year sí as we enter this new year so oríṣiríṣi àdúwà ní o ma ṣe kíni ní o ma ha fún wọn fala haula wata quwwata illa billah o nídìí èyàn nídìí ẹ̀ kíyàn dó lórí ẹ̀sìn yẹn kíyàn má fi Islam ráre gbogbo islam tí yẹn bá fi ráre lọ́dẹ̀dẹ̀ èèyàn yóò jẹ lára àwọn ọmọ èèyàn islam tí yóò fi rinlẹ̀ lọ́dẹ̀dẹ̀ èèyàn táwọn ọmọ èèyàn náà tí wọ́n ń sọ new year irú islam wo ni èèyàn fẹ́ gbìn sí àwọn ọmọ èèyàn rá wọ́n sọ pé nínú tashabbuhul khasis wọ́n ni anna awlada al-muslimin wala amma muslimi tanshahu ala hubbi hadhihi al-a'yad al-kufriyya wọ́n dàgbà lórí kan ma nífẹ̀ẹ́ àwọn ọdún àwọn kèfèrí wọ́n ní yẹn bọ̀ lima yusna'u lahum fiha min ar-rahat nítorí àwọn kan tán ma ń ṣe fún wọn nínú àwọn ìgbádùn ní ìjẹ wal kiswa wal at'ima àtàsọ àti tán ma ń jẹ wa khubz àti búrẹ́dì wọ́n ní wa ghayri dhalika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní fàbí ìsẹ̀lmọ́rọ́bì anta ayyuhal muslim ah olùre ní burúkú ní ọ̀rẹ́ musulmi idha lam tanha ahlaka tó bá kọ̀ fáwọn ará lé rẹ̀ wa auladaka àtàwọn ọmọ rẹ̀ an dhalika kúrò níbi eléyìí ẹ̀ musulmi àwọn ni ah lọ́mọ wá lọ mú kèfèrí wálé wọ́n ní kèfèrí lòun fẹ́ fẹ́ ìgbà àwọn mẹ́jọ́ sí mú wọn ọmọ òun ti di pásítọ̀ o gbogbo àtijọ́ tó ti ń celebrate Christmas o mọ́ tó ń sọ fún mẹ́ni èyí tó ń sọ fún ni pé gbọ́sí ń sọ pé Jésù lọ́mọ Ọlọ́run òdodo ní tán sọ ìgbà wo lọ́mọ wá ní di olùṣọ́ àgùntàn so kí ló kọ rẹ̀ òun ló kó bọ́ mọ́ o àmánà sí làwọn ọmọ ìlọ́dọ̀ wa Ọlọ́run bó bí wá nípa bá sí rẹ̀ wọ́n ìbádàlá so nítorí náà ìbádàlá ìròrí pé Christmas yẹn tí wọ́n ní a ti gbà bó sì gbà yẹn náà ló dá àpẹẹrẹ mùsùlùmí nìyẹn pé tán bá rí òdodo wọn ó gba òdodo ni so ẹlòmí ò mọ̀ tẹ́lẹ̀ ó fẹ́ mọ̀ nítòótọ́ pé ah òun ti ṣe òun ṣe òun ṣe tán láti fílẹ̀ but ó tún wá wò pé but new year tí gbogbo wa ni ara o kìí ṣe tí gbogbo wa o new year ṣe tí gbogbo wa o so ọdún àwọn kèfèrí náà yìí ni ọdún tí ò ní kankan ṣe pẹ̀lú islamu ni ọdún tí ò sí nínú àṣà islamu ni islamu sì gbà pé ọdún rẹ̀ nínú ìjọsìn ló wà kò sí bá ṣe fẹ́ fọ́ ọkú ọdún ìjọsìn ni so nítorí náà ibadallah ẹ jẹ́ ká jọ́sìn fọ́nà ọba lódodo ẹ jẹ́ ká dúpẹ́ orí Ọlọ́run ọba lórí wa gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ má jẹ́ ayé aláìmórí nípa Ọlọ́run ọba tọ́ wa sí Islam Ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an al-Karim walau anna lilladhina zalamu tó bá ṣe pé ń bẹ laftadau bihi min su'il azabi yawm al-qiyamah wọ́n fi wọ́n fi wọ́n fi pààrọ̀ níbi ìyà burúkú tí ń bẹ lọ́jọ́ ọgbẹ́ndé but Ọlọ́run bá wá fún ọlọ́fẹ́ rúfò Ọlọ́run bá ṣe ọ́ ní mùsùlùmí ó sì mọ́ Islam yẹn mùsùlùmí tí ó rí ọmọ rẹ̀ lórí bí ó ṣe kórìíra àwọn ọdún yìí mùsùlùmí tí wọ́n rí àwọn kí ló fẹ́ ná kí ló fẹ́ ná kó kọ̀ fáwọn ọmọ rẹ̀ pé à ẹ̀ ní sọdún iṣẹ́ àwọn nǹkan tí ó tó bẹ́ẹ̀ gan òun kọ̀ fún wọn níbi àwọn ọ̀rọ̀ ayé pé à eléyò tọ́ in tí a bá rí àwọn ọmọ lérí wọn dàgbà lé lórí o ẹni tó bá rí àwọn ọmọ lórí Christmas kó má padà jọ lójú nígbà tó mọ bá di olùṣọ́ àgùntàn o nítorí náà ibádọ́lá ẹ jẹ́ ká mójútó àwọn بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله عباد الله Allah subhanahu wa ta'ala has blessed us that it makes it easy for us to learn our religion. And alhamdulillah, so many Muslims are becoming aware that the celebration of Christmas is destroying Islam, is destroying the culture and heritage of Islam. It is making Christianity more pleasing to so many of our younger generations. And Unfortunately, many of them are falling into Christianity Alhamdulillah, many Muslims are realizing that. But at the same time, we should not be deceived and think that the New Year celebration is not like Christmas and it is free from any religious attachments. No, that is far from the case. The same way Christmas has been, has been portrayed as though it is free from any religious attachments. That is the same way the New Year celebration has been portrayed. So, what about Allah, celebrations, festivals in Islam, they are ibadat, they are worship for Allah. Celebrations, festivals in Islam, they are worship for Allah. So we do not establish any form of festival except that which is established to worship Allah. About Allah, many people make mistake of thinking that they will begin their year by organizing a new year prayer. Organizing a new year prayer. Because they are entering into a new year. Well, that is not the case about Allah. It has no basis. It is not even a new year. January is for Janus, a Greek god that they used to worship. About Allah. Let us abstain from the likes of these sins. And Alhamdulillah, like I said, the truth continues to spread. One of the, uh, the known organizations, they as well, they are starting to realize the truth. May Allah guide them completely. So from many of their heresies. So they also de declared that they are not, they, they, they stop all this New Year prayer. All this New Year prayer that they used to do. And they will gather people and People will chant and sing and do so many things, all to gather wealth. They, they cancelled it this year. Walillah alhamd. About Allah, all this is a sign for us that we need to return back to our religion. Islam, we are killing Islam by ourselves. We are killing Islam by ourselves by promoting other people's cultures and values. The cultures and values of Islam, we do not promote them. We kill them in our children. Allah, fear Allah subhanahu wa ta'ala. Fear Allah subhanahu wa ta'ala regarding what you want to leave your children upon. ask Allah subhanahu wa ta'ala to make us from the believers. ask Allah to save our generation and, the, and our children's generation. Allahumma ati nufusana taqwaha. وزكها zakiha anta من man zakaha. Anta waliwa اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا يسرته لنا وقضيته لنا يا رب العالمين اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهدهم إلى البر والتقوى اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا يا رب العالمين اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد